قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام من رحمة الله سبحانه وتعالى أن تعبدنا بأنواع شتى من العبادات ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم صن لنا سنة رشد وسنة خير وقد كان يجتهد في العشر الأواخر من رمضان ما لا يجتهده في غيرها جاهد من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها وكان صلوات ربي وسلامه عليه إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله جاء هذا كذلك من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها وجاء من حسن زينب بنت أم سلمة رضي الله تعالى عنهما وأرضاهما قالت كان النبي صلى الله عليه وسلم لم يكن النبي صلى الله عليه وسلم إذا بقي من رمضان العشر إذا بقي من رمضان عشرة أيام أن يدع أحدا من آل بيته يطيق الكيام إلا أقامه أمة الإسلام ففي هذه الأيام كان رسول الله صلى الله عليه وسلم يعتكف لربه وقد كان يعتكف في العشر الأول ثم الأوسط ثم الأواخر لما قيل له إن ليلة القدر في, في العشر الأواخر صلوات ربي وسلام عليه ولذا هذه الخطبة تدور حول الاعتكاف وأحكامه وما تعلق به من ال... وما تعلق به من ال... من الأحكام إن شاء الله تعالى سنعرج عليها بعون من الرحمن أقول فبريرة سوان سلمي أن ترى أن يكون كرة جريفان النبي صلى الله عليه وسلم أن تبعد أن أتبع ما جاك يفهم بوا ألو بارك أن يكون كي النبي وباني سليم أولاري أتي أوري النبي أتي الصحابة كي أونا بلا ما توقع قال النبي صلى الله عليه وسلم جبل الكيامة أيها الناس مهم في أشكرام لتبر الله سبحانه وتعالى جاب موسيانا لتبروا أن اتقوا الله وبرد أقوال سيكبروا láì mẹ́yẹ ọ̀nà nínú al-Qur'an o náà sì ni àsọtẹ́lẹ̀ tó sọ fún àtọ́lọ sáájú wa o náà ni àsọtẹ́lẹ̀ tó tún sọ fún àwọn náà anítẹ́kùnlọ àwọn bẹ̀ nínú ọ̀dá ní kẹsẹ̀ rẹ̀ ìpáyà tí tí ó sì wá láǹfààní láyé àti ní gbangba alìkíyàmà kọmọ́sà sí ní al-ashr al-awakhir àti parí mẹ́wàá àkọ́kọ́ àti parí mẹ́wàá ẹ̀kejì ní àná àti bẹ̀rẹ̀ mẹ́wàá ẹ̀kẹta lẹ́ni tó jẹ́ ipé ọwọ́ bá bẹ̀rẹ̀ náà àìmọye òjò ló tún ti rọ̀ tílẹ̀ ti fi mú ọlọ́njọ́járe àti sísta wa náà àti yàwa náà tààjọ kírùn papọ̀ sí wọn láà níbíbà ìníjẹta ọ̀rẹ́ àrákùnbá wọn o wọ́n yẹ sílé kankanáà wọ́n gbẹ́ ní àkọ́kọ́ dé nígbàtá ìrí 20 minutes wọ́n tó gbẹ́ ní kejì náà dì ìrun kan náà lájọ kí sí àwọn méjèèjìlá a sì tọ́ bẹ̀rẹ̀ ọmọdọ́ ìnáà ni níbi ó tó kù sí ẹtí ọ̀tún ní ẹpa ìrẹ̀ ọ̀bẹ̀rẹ̀dà mà wasallama in tó múwa kèése nǹkan kọ̀rọ̀ in tó sí a ní gbogbo ẹ̀sìn táwọn èèyàn bá ti ń ṣe tó àti ọ̀sí ìsìlámù ẹ má bá ọmọ àjọsọ àwọn olórí wọn gangan ní ẹ̀pì intense kí lẹ̀ rí lórí rẹ̀ kí ó tẹ́ fi ń ṣe kí ni tó dé kí ni tó tú ìsìn wọn mọ̀ sọ fún ọ̀rọ̀ gbàràlà wọn sọ ìsọ̀rọ̀ ẹ̀sìn so omi pẹ́ mbá fẹ́ rí àlìkì ni ó ṣe ẹ ń ni ó ṣe bọ́bá sì tún wọ́lọ́ òní ó fún man kana yuridu al-aajilata ajjalna lahu fiha ma nasha mimman nurid thumma ja'alna lahu jahannama yaslaha madhmuman madhura ẹn tọ́lọ̀ bá tó fẹ́ fún ní ó fún in tó sì ti parisẹ́ lórí ẹni jẹmọ́ annabi wa sallallahu alaihi wasallam bó ní ṣe ma lò mẹ́wàá gbẹ̀yìn ramadan káàkọmọ lọ 11 eh, to 20 ó wá ń sọ fánà bí wípé wàhálà ọ̀pọ̀ ṣe bí lẹ̀ lẹ́tù kọ́dìrì ta sọ fún náà ni tó wọ́n lẹ́pẹ́ láti bẹ̀rẹ̀ Ramadan yóò ti máa wà wàhálà ọ̀pọ̀ wọ àárín ọ̀dá àti báyí gbé sí mẹ́wàá gbẹ̀yìn ẹwọ àánú látọ̀dọ̀ bá dẹ́dà láwọn afọ́ àfi sọ wípé mẹ́wàá gbẹ̀yìn rẹ kò nídìí kẹ́nìkẹ́kọ́ ọ̀sẹ̀ máa wà ẹjọ́ ẹ̀ kíyèsí òru 25 kò nídìí ẹ̀kí oṣù tó ṣe kò nídì mẹ́wàá ìṣe wá lè nìlá nínú ọgbọ̀n ká fi takútọ̀ lọ́lọ́run gbogbo mẹ́sì ṣe bẹ́ẹ̀ agaga àwọn afárẹ máa ṣe ìtìkáàfù tó sì ṣe bí ànábì ṣe ṣe kọ́ fọkàn so kátùmọ̀ wọ́n máa wọ́jọ́ kan káàkiri ọjọ́ ẹjẹ́ àpàṣínà àti fìyàwó Aisha radiyallahu ta'ala anha ardaha umul mu'minin Aisha radiyallahu ta'ala anha ardaha wọ́n sọ wípé كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ wa ni àwa tún rí níbi tẹ́yìn ò ti lè rí tí mẹ́wàá gbẹ̀yìn Ramadan bá ti dírá ṣádà ní ìzárọ̀ yóò mú etí aṣọ rẹ̀ yóò tàǹkókó ìtumọ̀ méjìlá wọn àfáà fún eléyìí àwọn kan ní túnmà àkọ́kọ́ ni àwọn kan ní túnmà èkejì ni àwọn kan àtúnmà àkọ́kọ́ àtúnmà èkejì oná lòkó ónú ìkẹjẹ́ hakiki ìkẹjẹ́ majazi aṣọ rẹ̀ tí ó so yìí wọ́n ní kìnáyà ni anìlì jídì fil ibadat ìdá ìkògírí sí ìmọ̀ súnmọ́lọ́ ìdàpé rẹ̀ ó nìtúnmà bí a ṣe máa ń sọ wípé fùlánú شد لهذا الأمر مئزره إذا تشمر له تين بكسو كولو دبي تشمير لọ́dọ̀ lọ́bọ́wá ẹmà sí ẹgbẹ́ tó wúwo ní máa ṣe bẹ́ ah, ẹnìṣòro ọfẹ́ ẹgbẹ́ tó wúwo oní máa kápa sọ àṣẹ ìtumẹ̀ ní wípé ansàsálàm ìmá gbáradì fún ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọlọ́n náà fílà tìlọ́wàtìlọ̀

àní nìsáyì wà láwọ́ bá tàtí bí àtọ̀hárì ọrún lóyìn àwọn ẹ̀kọ́ wọ́n ní àwọn tí mọ̀ ń sọ̀rọ̀ wọ́n yìí èmà ni wọ́n kọ́mún ìdáhárọ̀bú tí a bá ní ogun wájú tí a fẹ́ bá ọ̀tàjá ṣẹ́dù ma'azirahun wọ́n mú etí aṣọ wọn wọ́n fúnlé àní nìsáyì kò ní sílẹ̀kùn yàrá wọn yàwó wọn ogun ti kù bí ogúnjọ́

ló tún láti pé obìnrin kan bẹ̀ nídìí kẹta àti ìdìkan wọ́n ní túnmà rẹ̀ ní pẹ́nsà sàrám kèèsùn àwọn ìyàwó ẹ̀mbá mi nígbàyìn àwọn apákàfà nínú méjèèjì náà ni ẹjẹ́ àti ọ̀rọ̀ kẹta mi anẹ́bì máa gbòjú pẹ̀lú ìbàdà kọ́dà ní máa fi àwọn obìnrin pé oun kàlùkún ọ̀lọ́ máa ṣe ìbàdà rẹ̀ lidhalika jami hadith umul mu'minin wọ́n fi ń tó àdífì padà ya wáṣà ní kan sallam yashtahidu fil ashri àti smolon po tí Ramadan bá ti kù mẹ́wàá láwọn táàmà rí tí èsẹ tẹ́lẹ̀ ìmọ̀ ẹsẹ ṣùgbọ́n kó èsẹ tó báyìí ní gbogbo 1 to 10 àti 11 to 20 Hassan marana dípẹ́ tìlàwà ìtún lágbára sí o ah, náfílà ìtún pọ̀ ah, àdìkàrù ìtún pọ̀ alìlú ọ̀sá wà bísì kalẹ̀ lára nǹkan tí ó tún jẹ́ ká Salama a sallallahu alaihi wasallam gbogbo wa náà in táwọn náà a máa lè ní àlébá sọ́rọ̀ bá sọ́rọ̀ bẹ̀rẹ̀ inú fi jẹ́ pé ẹn bá fẹ́ ya ìyàkúyà anábì ti rìnrìn táì mà pé ilé ti ìyàkúyà o alábìbí láàmà wò táì ma máa gbóòkọ kan bàbá ilé ìrìn àti gbóò nírun àwọn yẹ́ ìyàkúyà nù anábì ò fi rẹ̀ fi jáde láyé ó ẹwọ ìgbẹ̀tọ́nà bí ìṣẹ́nu Ramadan bàbá ń jẹ pọ́pọ́ọ̀fù gbóná lọ́sàn àwẹ̀ wọ́n ní ẹnu du ẹnu lọ ákùnkọ́ bà ti ẹ̀yàkúyà ẹnu wọn náà ti ẹ̀yàkúyà bọ́ọ̀lọ́ sí ma torí pé àbá nàbí kọ̀ máa rin rúrin kúrù báyìí bàbá ní ọkà wo bí olóbi ìṣẹ́kùnlé ẹ̀tẹ́ yìí wọ́n mọ̀ jọ láàrin ara wọn tààlà alókùnrin wọ́n lọ́lọ́wọ̀ tí ìrànàbí kan rí sáyé kọ́ wá jẹ́ pé nínú àfúrọ́dùn àtọ́ tẹ̀lé àwà rẹ̀ tó ní máa nì ju ànábì lọ kọ́sẹ̀lẹ̀ rí ìdáná nàbì dá Zainabu tó fẹ́ sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí ànábì gbàwó ni Abu Salama Badri ni kàtìsẹ́ bọ̀kọ̀ kùsógun lójú ẹsẹ̀ wọ́n sì nọ́ọ̀sì ẹ̀bí oṣù méjì kọ́lọ̀ tó mú ọdọ̀ sí oní àkúkù ṣẹ̀ìdí wà bí òkú ṣẹ̀ìdí àwọn mímọ̀ ni wọ́n ma sàlẹ̀ ilé yìí àwambọ̀. àwọn ìfẹ́fẹ́ ìyà ọmọ ibi àndọ̀nà ó mú sọ́lámà wá mú àwọn ìtìdàrọ́ ti wà ó zọ sì jẹ́ obìnrin tí ma ń jó obìnrin tí wọ́n fẹ́yàwó lé tó sì mọ̀pọ̀ mọ́ jowú kò parọ́ òdè ní ẹlẹ́ẹ̀kejì in tọ́kọ̀ mi fi ilẹ̀ nù dúkìá ọ̀pọ̀ ọmọ ìpọ̀ tí ọ ma bá ọmọ ìlú bí ọmọ rẹ̀ o ń sẹ̀lọ́n wá ní ti owó ni in bẹ̀lọ́n kọbọ̀ ọmú èyí tí ò ní jẹ́ kí ọlọ́run obìnrin ọmú kó owó ṣùgbọ́n owó onira tọrọgbọ́n oníra owó wèrè ń bẹ owó dìdìrì ń bẹ a máa sóbi dìdìrì ọ̀rọ̀ ni tọ́kọwà sọ wọ́n àwọn dúkìá tó pọ̀ àwọn máa pẹ̀lú ògbú ọlọ́run mọ́ mo fi rí débi pé a mọ́sí gbàgbé pé àwọn òdìbàbà má ọ̀kan nù wọn lọ́wọ́ fẹ́ gbà dìísì nírù ń tàn fírò yà nàbí náà yóò wà jẹ́rìnà dìísì ó ní lámìyàkùn sàrásàlám ìdàbákíyà aṣírọ̀tù àyà ìdàbákíyà min rọmọbọ́ọ̀ná aṣírọ̀tù àyà min tí ó rọ̀mọ̀ ti kùjọ mẹ́wàá báyìí annabi lámìyàkùn annabi ò ní fẹ́nìkan lẹ̀ nínú àwọn ará ilé àwọ́ta tó ń gbélé àtàwọn tí wá gbé tí àwá wá gbé wà fẹ́ àtàwọn ọmọ àti ogbó pọ̀sásùn bá a sẹ̀rí àpọ̀ tó gbogbo ń bá ti tó yẹnà fílàpọ̀ lọ́un ànàbí ò ní fi sórí oorun hmm. salawatu rabbi ìtìkáfù ní gbogbo tẹ́yìn ìgbẹ̀yìn sí láti mọ́sílásí ti wá máa jíyàn àbí ọmọ ayẹn tí ó bá wọn jíwọn kọ́mọ̀gbì àpò ìmòdó agbára masalẹ̀ ìlékí àwambọ̀ kí wá ní gbògì in táà lè pè ní bí ọkọ̀ tí ń dráìfù àwọn ìbádà nàbì nígbàtí pè ní ìkúrarú fọ́ bá dẹ́dà nínú èdè lọ́rọ̀ gangan tí ma ní fulanu ìrìtakafa ala kada wa kada kéèyàn pẹ́ta pẹ́ra sórí nkẹ́kẹ́kọ́ mọ́kú mẹ́ ìdàjá wa ma alẹ́ wà lázamahu mulazamata rọ́júlì lè zílìhì kí ọ̀kẹ́ èyàn tẹ́lẹ̀ òṣùkọ́ lọ dúó wájú òpó kílẹ̀ ríwá annabi ibrahim ń sọ fáwọn àrùn pé àà ma hadhihi tamathilu allati antum laha aakifun kí làwọn òsàí ń kàrùkú ọmọ wá gbẹ̀rù pé tó kù tó ń fẹ́ ní láyé tó ń ti gbàrẹ́ ibi tó ọ̀fẹ́ kọ́ àṣírí ayé síwàrí ṣùgbọ́n nínú ẹ̀sìn alìrìtìkáàfù òun náà ni lùzúmùlì masjidi lìtọ́ àti ìlà kàwìbọn kéèyàn wá kóraró sí masalásí láti máa fi wá ìtẹ̀lé tọ́lọ́n ẹwù samrin tawasi gbogbo ní tìkáàfù akúrí rẹ̀ o

o náà ni ìkóraró sí ọ̀kan nù lé ọlọ́run láti máa fi wójú rí ọlọ́run definition ó ti fún ní tìkáfù ní rọrùn láti má bí àfá àkẹ́kẹ́ léèrè ni pé kí ni máa ń ba ìtìkáfù jẹ́ kí ni máa ń tún tìkáfù sí sí ma lùzúmù masjidi àkọ́kọ́ àlèsí àmọ́bí àwọn tí a lè sí o kí ni tá fi dọ́rọ̀ padà sí wọn masalasi ni ẹwí àìlísẹ́nù yàrá wa àìlísẹ́nù ọkọ̀ lùzúmù lè masjidi masalasi sí rẹ̀ òun ni baytullahi la yudkhalu bi idhnin ara tàrífì tẹ̀ náà masalasi ilé ọlọ́n ni wọ́n èé tọrọ yọ̀ndá wọ́n tó wọ̀ hmm. wọ́n tàbá ti mọ́ṣkì nǹkan mìírìn lọ́pàá fi ń ti ìpìlẹ̀ ní kámẹ́tì ẹnfẹ́wà bẹ̀lóru ẹnfẹ́wà kọ́dà lára àwọn sẹ́tí mọ́sálásí ń ṣe gbogbo ẹni tó ti nàyàwó ẹ̀ tó ti yọ léyìn títí tàn tí mọ́sálásí náà wà nù tó kó bá wa tínúbá ti ń bíyàn nínú ẹ̀kọ́ ẹ̀sìn ni èyí ó ṣàrà kú ti tilẹ̀kùn padà ó tó padà lé wọ́n tó kásọ ma lọ́rùn ọ̀rà kò síwàlá ọ́sá yóò yí méjì alhamdulillah nínú 32 30 òkú náà yóò sì máa ṣiṣẹ́ alẹ́ ìlórí ta sọ wà fẹ́ kúrò rí mọ̀dú ni o tánàbí sì ṣe ìkọrọrù wa wípé tí a bá kó àwọn abìkan mọ́ mọ́sálásí tí bẹ̀ wá di pé à ń gbá yọ̀ndáká tó wọ́bẹ̀ gbogbo ẹmà ṣe ti káàpù tọ̀bá gbó mẹ́ kò ṣe ti káàfù ọ́fíìsì kan ní tàbá wọ́bí alùwàkílù ló ní ọ́fíìsì tí a bá ti kú lẹ́nu ọ̀nà yóò tún kan ilẹ̀kùn mi ilẹ̀kùn sọ́rífún alùwàkílù mi ni ó ṣe ń tàbí lọ́nà tani gbogbo bí a bá ti ń gbà yọ̀ǹda ká tó wọbẹ̀ tí a sì kọmọ masalasi kìí sara masalasi ká tó wá pé ẹn tó kòrò mọ́sù pípàwọn èèyàn pariwo awátawá sí ìtìkáfù amateur lọ bá bọ́ sọ́kanú àwọn yàrá àkìw níbẹ̀ ọlọ́run kúkúrí mi masalasi ní akúra rúsí lè tọ́ àti lẹ́ fún ìmá sí tọ́lọ́n kí ni tọ́à ìmá yanáfílà ìmá tìlọ́wà Kùránì ìmá sí àdìkárù ìrìsífù kọlù tó ní bá ṣe pẹ̀lú ìtẹ̀lé tọ́lọ́n àfáà ni wọ́n bí wọ́n bèèrè ẹ̀sìn ẹkàjẹ́ sáré parí ojú owó pàdáyínlò nọ́sà kí ẹlẹ́ tó bẹ̀rẹ̀ lẹ́nu ní láptà 12 lọ́sàn sí ẹ̀tí lọ́mí láàrin ẹ̀sàdì sọ́rọ̀ yọ́dá wọn ló tọ́lọ́ náà náà èyà tó ń ṣe ṣùgbọ́n àwọn onítìkáàfù pẹ̀lú fóònù rọ́rà kẹ fóònù lẹ́bàáyì náà tí a ti gbọ́jáde no ẹ sọ fún wọn pé kọ̀ gbáyé yẹn 5 million naira tí wọ́n bá ti rà wó fílẹ̀ ojúgbìnà wàríkùn salam tí a ti kó wọlẹ̀ yẹn wá ẹ mọ́ sí ẹ̀fù sì ní di cash

fún kúra wọn jọ mẹ́sàn mẹ́wàá hmm. bọ́rọ̀ sí lọ èyí sí Tinubu sì sẹ́lẹ̀ kìí báyìí nínú ilé ọlọ́n alákọ̀ọ́kọ́ tó ṣe sí wọn obi kọ́lọ̀njọ̀járe kó díé kó rúre kọ́ kọ parí ẹ̀sọ̀rí ìyọ̀tún ọlọ́n sí lọ alọ́mọ̀ orú wọn àwọn sálàf wọ́n níwà tọ̀ dáa tí má ti rú èyàn tọ̀ jẹ́ wípé ó ti kó bára rẹ̀ ọ̀rẹ́dì ó tún wá fẹ́ kó bá wọn kún ní dáhùn lọ́mọ̀ ti ràwọ̀rọ̀ náà ni ó sì ti fóònù tẹ̀ náà nìdán ó tó pa lójú rẹ̀ náà bí sáàgbà ẹ̀ bó wà tí ó ní fún lẹ́sìn gbogbo awẹ́ Allahu akbar. Àkùsíwá, ibẹ́ sàlámà. Ọ̀sáwọn kò tún bẹ̀rẹ̀ mi, ọ̀sáwọn Allahu akbar. Tí tí táwọn èèyàn tó fi wá gbíjẹ yẹn pé, ah, ah, nígbẹ̀ rí yẹn bẹ̀ tẹ́yọ kí lẹ́yìn wá ṣe ń bí? Bẹ̀ ilọ́ fàtọ́pọ̀lọpọ̀ èèyàn fi fẹ́ dúó níbi tí a ti máa. Àgà ńlẹ̀ yóò báyìí, àwọn ìsẹ́sìkẹ̀ tẹ̀ ń bẹ táwà máa ń tọ́jọ́ wípé àyè sí àyàfi tàbá ń súnmọ́ lọ́n lọ jama'a níbo láti wá máa ṣe ìtìkáfù ìtìkáfù masalasi náà ni wàlí ìtìkáfù fil masajidi kulliha gbogbo masalasi wa hadha alladhi alayhi jumhur alil ilm gbogbo masalasi ní láti lè ṣe ìtìkáfù ó wà ní tafsir jama'a ma dáma tí arínú àwọn àfà ṣe rí múṣkílà tàà ní òun ni ìgbà tí àfà bá ń sọ̀rọ̀ ọlọ tó jẹ́ wípé wọ́n yà ní tí èyàn bá ti yà dédé tí èyàn fẹ́ mú bí tí èyàn yà sí ní kọ́ ọ̀rá mú kó sì yòkú lẹ kọ́ máa jáwọn o

pẹ́sẹ̀sẹ̀ kẹta masasi Jerusalemu kọlọ̀wọ́n jọ kọ gbà fún wa padà o kọ dákò kọ bá ní bútútù sí àlàmẹ́rì àwọn èèyàn wa kó jẹ́ àborí torí pé innahu la yuzam jundu ọba dẹ́dà kọlọ́mọ ogorí wọ́n wá borí ọmọ ogun rẹ̀ kò ní ìṣẹ̀lẹ̀ kọjọ kọ́dá kọ́sà náà wa kí mọ́ tí wò sí ìṣòǹfẹ́ ẹnu kí máa sọ̀rọ̀ kẹkẹsẹ méjì kẹsẹ mẹ́ta ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé alìtìkáfù jáza fi kulli makani kò síbi tí òfin sí ìtìkáfù tẹ́bí ìkọ̀ àwọn fọ́lọ̀ ni ẹ̀ṣọ́ ìrámọ́ sàtìkárù ẹ̀mẹ́ ó wá gbà bí tẹ́ẹ̀tẹ́ ti rákó sí lè wà wọ́n ní bí ibò wọ́n ní bó ṣe inú ọkọ̀ èèyàn ẹlùmọ̀ trump náà bẹ́ẹ̀ ọ̀rọ̀ ayé ní gẹ̀gẹ̀ tẹ́ jẹ́ lọ sọpráìtì ìgbàrawà bí gẹjọ́ kò sí ibi táwọn ọba ti rọ́sì ta lọ sọ lè ẹni ni àfáwà Muhammad ibn Umar ibn Lubab alimaliki àsájọ wà láyé nìsí kábà wípé ayé wà ní àti sọ ti kanu wa antum àkìfúnà tí mẹ́sàájì ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yíò táìmù tẹ́ bá ń ṣe ìtìkáàfù lọ kẹ́ẹ̀kú ayó sí àwọn ilé mi ọlọ́run pọ́blẹ̀mù ń pàpẹ́ kàtúnmà wẹ́rí mi ìkìmá ẹlẹ́ẹ̀kejì àfáàwà àtọ́ rahimahullahu ta'ala wọ́n ní ìtìkáàfù àwọn ògbòlọ́wùbọ́ àwọn òrí ẹ̀rí fún níbi tẹ́yàn ti lè ṣe ju hmm, àfáà Uzaifa ibn Yamani kí n tó báhùn bí ṣe ń kéré sí àwọn ní mọ́sálásí mẹ́ta pín láti lè ṣe sọ̀hábíyùn jalil mọ́sálásí Makka Madina Jerusalem mẹ́ta ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta àfáwà àtọ́ òní asọ́bẹ́ wọ́n láwọn ò rí mọ́sálásí mẹ́ta fún itikaf méjì làwọn rí tọ́kà sí balẹ̀ lórí kí lákọ̀ọ́kọ́ masalasi madina bàbá tí a mú mẹ́tẹ̀ẹ̀ta wọ́n lánàbí sọ pé àì máa kó bákagbọ̀n lọ masalasi kan àfikọ́ jẹ́ ọ̀kan masalasi mẹ́ta ti maka madina àti jerusalem afọ́wọ́ àtọ́ wọ́n ní àwọn rí ẹ̀rí ti maka nínú alukura'an tọ́lọ̀ ọba ń sọ fánà bí ibrahim wípé wàtọ́hìrọ bá tí a lè tọ́ ìfina wàlàákìfina wárùkà ọlọ́run sọ fún ànàbí ibrahim àtọ́mọ̀ ismailu báhùn

wọ́n ní kí lẹ́yìn rí ni wọ́n lọ́nà ń júwe bá ṣe ìtìkáàfù ní Kùránì ni ṣíṣe rẹ̀ ànábì ló ṣe kò sì ṣe gbòmí ìjùmọ̀dínà lọ àwọ̀ tó yọ mọ́sásí méjì kúò àfáwà tó yọ ọkà kúò jama nígbọ̀ ọ̀rọ̀ wá pọ̀ bá ìlọ́dọ̀ àwọn mímọ̀ tí mi no ọ̀rọ̀ mi ń bẹ ṣùgbọ́n bóò ló ṣe ń tẹ̀sùn wọn ìlàlàyé rí ọwà látọ̀dọ̀ àwọn onímímá ṣùgbọ́n ìta tẹ́mì fi ń sin ọba dẹ́dà tó sì jẹ́ pé náà ni jùmọ́rì ìrìnì ní ń sọ o ní pé ìtìkáàfù anhu nahwa aljumhur ọlẹ́tọ̀ ní gbogbo masalasi masalasi ọlẹ́tọ̀ sí musalla o almusalla huwa àwọn èèyàn wà yàbì kan kódà àwọn mímọ̀ lo garaji ibi tí a máa kọ́njọ fún garajọ kọ̀ wọ́n kà máa kírun bẹ̀ kéèsí mọ́sálásí ní rúbẹ̀ o kéèsí mọ́sálásí nítorí pé irú bẹ̀ èèyàn lè jókòó mẹ́ láì kọ̀kọ́ yẹn náfílà obìnrin tí ò nírun ó lè wá nẹjú mẹ́ nínú mọ́sálásí jàmáà mọ́sálásí wá láwọn ìmọ̀tọ̀pọ̀ èmú mọ́sálásí pọ́ o kátàkàrà àìsí ń bẹ sáà lè sọ àbá lè sọ ọ̀rọ̀ makarinjọwájú obìnrin tí ò nírùn kò lè wájú kò mẹ́ bákan náà ma bí ọlọ́mùsànú wa ma jẹ agbó àlàmẹ́rí iye ma jẹ kí á pàdé ẹlẹ́ntọ́ yọ̀nú sí wa gbogbo wa la wà nílẹ̀ tàjókòó ọlọ́run bó ń kálukú rí láyé ọ̀tọ̀ọ̀tọ̀ gbogbo ẹni ọlọ́run bá bó láṣìírí nínú wa tó fẹ́ sùn rẹ̀ níjọ ọba kú bẹ́ kọ́ mọ́sálásí mẹ́lé tó sì fẹ́ àwọn ojogun lé kọ́ mọ́sálásí tó kú ta

ẹ̀rùsáàsù gbogbo tẹ́ wọ́n sọ iná ǹkọ́ tí tí ìbá jẹ ǹkọ́ à ń sọ̀rọ̀ ìjọba à ń sọ̀rọ̀ òkúlù wọ́n tí tí ìbá jẹ jàmáà àwọn tí wọ́n ń pàǹfẹ́ aláwọn jàmáà tó wá ṣe mítí ẹ̀dọ́kùn kádùgbò tó kún ní ọ̀wá yìí ti fi bílẹ̀ ẹ̀sì wá wo wọ́n kàn tó blọ́kù na mọ́ ma fún ẹ̀hẹ́ tẹ́ bá fẹ́ sọ ní ẹsọ tí wọ́n sọ yí price pé 65 yẹn asking price ni but kí lẹ fẹ́ ṣe ta àwọn àwọn ń pé àkíwẹ̀ bá yí ọmọ sófò kí wà láàrin ọmọ bá wọn ọ̀nà ẹ̀rọ òkú sí tọ́ka wọn ààrẹ ha ilé bàbá tí ń bẹ ní òjé ilé bàbá tí alélé jama irú ẹ̀ tọ́ bá ti ṣẹlẹ̀ tọ́ọ̀fà kan bá bóòrè tí ń sóòtọ́ ọ̀rọ̀ nírú àsìkò alìrẹ́ tí ó lẹ̀ lókò ṣùgbọ́n àwọn ọjọ́ ọ̀rọ̀ ma wá láyé ẹ̀kọ̀ kan báyìí jẹ́mà ẹmbà ti kọ mọ́sálásí mẹ́lé ta mọ́sálásí mẹ́lé ní o ẹ̀sì wo gbogbo àwọn tí a wọ́n wá wa o bí ò sí kéyìn ti kọ́ ti ẹ̀kú pé yóò tó tàbí ẹ̀yàn ọmọ mẹ́rin mọ́sálásí olónílé yóò gbogbo ọ̀n tí ó bá ti máa sì máa mọ̀ bẹ́ ànìkan máa kírùn bẹ́ o jẹmọ́ sẹ́gbé mọ́sálásí gbà mọ́kọ́ wájú ta mo ti gé o èèwọ̀ ni o tẹ́ mọ́ bá wá pàdùpọ̀ pọ́n àfẹ́ talé lẹ́yìn bàbá lẹ́ntí ọ̀rà bá dé lọ bá ní ẹ̀rọ ọ̀rà pọ̀ ma mọ́sálásí ẹ̀sọ pé tẹ́ẹ̀ bá ti ra ilé ilé lafẹ́ta àta mọ́sí ẹmọ́ta mọ́sálásí mẹ́lẹ́ o ẹmọ́ta mọ́sálásí mẹ́lẹ́ gbogbo ẹmbá ń wà sí mi kọmọ́ta mọ́sálásí mẹ́lẹ́ o ọlọ́ndakùsánú wa o mẹ́jẹ̀ àṣẹ́sì asaru míì padà wá tó ń túmọ̀ pé Huzaifa gánà in tí ń sọ ń pa kó sáàsí mẹ́tàrà tí lè ṣe ìtìkáfì mọ́sáàsí Mẹ́kà Madina Jerusalem ọ̀rọ̀ náà tó mẹ́ lára ti ẹ̀nà ata Abdullah ibn Mas'ud yawman ani Huzaifata Huzaifa wá sílé Abdullah Mas'ud jọka nígbàtí wá ń bọ̀ mọ́sáàsí kan sí ń bẹ méjèèjì Abdullahi ẹ̀wùzẹ́ ìfàwárí táwọn kan ṣe ìtìkáfù bẹ̀ tí wọ́n pọ̀ gan ó wọ́n pẹ̀lú kìí wọ́n náà ṣe ìtìkáfù ní bó ṣe arọ́rọ̀ Abdullahi ibn Mas'ud wọ́n ah, Abdullahi Mas'ud ní dòrà nàbí kú láàrin wa náà ah, táwọn èèyàn ti fẹ́ máa ṣe bídíà Abdullahi Mas'ud ní kílórí ẹbí lambọ́ ní ṣe wọ́n tún bọ́lá síkọ́ sí ń jọ bẹ̀lẹ́ àrínlẹ̀bẹ̀ àti ìdákọ̀ kan ní eh, al-Mas'ud al-Fulani inú mọ́ ti bá wọn kàjẹ́ wájú tó fi pé bídíà náà ṣe ah, ó ní lẹ́bí ìta gbọ́ ìrọ̀dọ̀ rẹ̀ mìí wípé láti gáfà iláàfi eh, mọ́sílẹ̀ farata mọ́sálásí mẹ́ta pé láti rẹ̀ ìtìkáàbù Abdullahi Mas'ud ni ká pé ìntọ́ ọ̀fẹ́ sọ̀nù la'allahum asọ́bú fa akhta'ta wa dhakaru wa nasita wọ́n ráìtì wọ́n lù sí mistake o ìdánàbí fílẹ̀ ni abúlọ́mìnà sùúrùdì ọwá wà hánà Hudhaifa lọ́nà méjì ọwà hánà ọ̀rọ̀ tó sọ ìrìwáyàtàn wípé sóorí ń tọ́ sọ yìí la'allahum dhakaru wa nasit ẹlẹ́ẹ̀kejì in tí ẹ́ sẹ́ òun lẹ̀tọ́ ala kulli àwọn àfáà wá mú pọ́ìntì ńlá kan wá tó ní agbára nínú al-Qur'an nígbà tọ́rọ ma ní sọ̀rọ̀ alifu àti láàmù wọ́n níran wọ́n sì nítumà ṣùgbọ́n bá ṣe sọ tí èsẹ̀lẹ̀ kéw yóò níran láti gbọ́yé aláàdù àzíní ọ̀dá gbogbo tó lè change alifa àti láàmù sí pé irú ìrẹ́sẹ́ tọ́lọ̀wọ̀n bá ń sọ̀rẹ̀ kò sínú ọ̀rọ̀ látilẹ̀kùn sínú síyákù ajẹ́kù ọba dẹ́dà ó fìrì wà sí ogun mọ́sálásí fine ṣùgbọ́n kan wá wà ọ̀nà ìjùmúrù fi kan gbogbo ẹn tó bá jẹ́ wípé tẹ̀lìzámù wúljàmá ẹ̀ẹ̀lìjúmọ́ yóò kírùn jímà kọ́mọ̀ sí mọ́sálásí tí wọ́n bá ti kí jímà ìsìláàmù rọrùn àfà àwọn apákan àfà níbo se ń bẹ̀rẹ̀ ọmọ lọ́dúnmà kò sí ìkẹ́kẹ́ ṣùgbọ́n Imamu Malik Imamu Shafi àwọn méjèèjì tẹnu kò pé gbogbo ẹmà ṣe ìtìkáàfù ní mẹ́sọ́lásì kan tó wá rí ọdúnmọ̀ tó jáde lọ kí jímọ̀ tó tó padà rẹ̀ ìtìkáàfù ẹ̀já ṣùgbọ́n bà ní múṣkílẹ̀ ń pa kẹ́kẹ́ in kì jímọ̀ jímọ̀ jẹ́rẹ̀ lọ́rùn mi kí ń wulẹ̀ ṣẹ̀ṣà amúsátí ti ń kí jímọ̀ o in ma tí ń kò ní ọ̀tọ́sọ pé ìtìkáfù mi já àbí ìtìkáfù mi ọjà ọ̀dà ìbéèrè ọwà wá séèyàn wá lè sí ìtìkáfù tí jí mọ́sí ní jẹ́rẹ̀ lọ́rùn rẹ̀ tí ó wùlẹ̀ wọ́n ló mọ́sálásí tí ń kírọ́ ti bẹ́ẹ̀ ni ẹni ọlọ́ngbàrínà rẹ̀ ọmọ tí ma ń mú káàkì ó ti rádìmìṣàn mọ́sálásí ilé nìkan náà tó lè mọ́ lọ ó sì kà sí ìtìkáfù eléyìí ara rẹ̀ ọ̀yá bọ́bá ti kó síta tọ́bà ìlú ìṣẹ́jú márùn-ún ara rẹ̀ ọmọ gbóná ni ṣùgbọ́n tọ́bà wà náà lé ohun rí manéjì ọlọ́lọ́dáyìn òjókòó ọlọ́mọdàwà jókòó kákùsànọ́wà irú àbáyì kọ̀sáàbùrú bí kí ah, sorry mọ́sálásí tí èsì mọ́sálásí jùmọ́ jẹ́mọ́ àwọn nǹkan wá ní onítìkáfù èsì àwọn nǹkan wo ló lè ṣe àwọn nǹkan ló lè ṣe àwọn nǹkan tó lè ṣe tí ó sì ní bá ìtìkáàfù rẹ̀ jẹ́ o ní tọ́jọ́ wípé èèyàn orí ọgbọ́n dásì èèyàn fẹ́ lọ ọ̀tọ̀ èèyàn fẹ́ lọ sí nàmbà 2 ìtọ̀nù ọfẹ́ sí nàmbà 1 ìkejì ẹnu wọ́n ìbáyàn ṣe bákan náà èèyàn wà ní ìtìkáàfù òjò bá dé òtútù ìpọ̀ lẹ́nìkan ní àà ágẹ́sì ń bẹ tí wọ́n ń ta púlòfà wọ́n kó wá sí arabiriji orod kọ̀sẹ̀ tó lè rán kọ̀rẹ́nì ẹ̀kan òtútù ó sì fi nǹkan sí ó lè jáde lọ rà ìtìkáfù rẹ̀

nítorí wípé ẹlòmí lè ṣe ààrẹ ẹ̀ní ká sọ pé àlọ́bí jànáza ẹlòmí lè ṣe àyàfi tó bá jẹ́ pé in tó pọn dandan kan ti wọnú àlàmáríun bí kíni bí kọ́ jẹ́ pé tí ń sáàrẹ ìbí ń bẹ láàrin wọn ah tí mọ̀ bọ́lọ̀ nà jùlọ hmm. jùrẹ́ ìjù sí oyi lọ tó pì agbára lọ lásìrí

kí wọ́n bá sí ogun tí ó fi máa rọrùn sùn wọ́n bá sí ogun tọmọrí èrí làkáyì kọlọ́bẹ̀rẹ̀ kẹ́kẹ́ àṣíkè ìpìlẹ̀ sáàfà náà tẹ́lọ bá náà tẹ́lẹ̀ nítorí pé kèèsè tánà bí mọ́lẹ̀ lọ bí wọ́n ilé ẹlẹ́ẹ̀kẹfà tó ọkọ̀rẹ́ tí wọ́n máa gbalẹ̀ lọ́wọ́ kí ni tó wọ́n sí wọ́n ni ṣùgbọ́n ọ̀sẹ̀ rẹ̀ ìdí èṣù ni a ti ìwẹ̀ má wẹ́ndì ògùn o

wọ́n sì sọ pé bàbá yẹn gbóre bí pé ẹni ogun yọ́mà yẹ́yìn ni yọ́mà yẹ́yìn ni ó dá ọjọ́ ìṣẹ́lá ìrìnkẹ́ tí àwọn ẹ̀tún ibi tí lẹ́gbẹ̀ẹ́ tó ò tún ní ah, ẹ̀ <laughs> ẹ̀sọ́ ti nílé ayé ṣe fi fún ọlọ́nà lòkó lé àkàlọ́ tó wọ́n máa darí ẹ̀ tẹ́yìn àbá sí kù mọ́sálásí tí yíò àníyàn mẹ́lẹ́mì rẹ̀ kò ní wádìí jẹ́nà ìkàn sí wà ní èsì mùsùlùmí ọlọ́ni ká bẹ̀rù àwọn kan lẹ́ẹ̀méje káwà bẹ̀rù òun lẹ́ẹ̀kan àwọn tó wá wù àwọn dà sọ wọ́n dákọ wọn ni 50 mélòó ní ìsìn ó ní ẹkù tàwa ní pa wọn ẹni táwà ń júwe fún ọ ní pa wọn jẹmọ́ àtẹ́lẹ̀ ọ̀bà tí ìsì fún wa ìrẹ́gbẹ̀ ní o àwọn tí àìmẹ́yẹ̀ yẹn ń fẹ́ bí parún nìsì tí wọ́n bá wà gbàwẹ́ o tí wọ́n ṣe mùsùlùmí wọn kọjọ́ kẹsẹ̀ mùsùlùmí kò sọ́dì mùsùlùmí ọkàn ṣe bẹ́ẹ̀ náà lẹ́lò nílẹ̀ tí ń pẹ̀lẹ̀ mùsùlùmí tá a bá gbọ́yé bí tàwọn tí nà ká gbọ́yé bí eléyìí náà kéèyàn bá wẹ̀ fọ́lọ́n kọ ma fajá tí a bá bẹ́ sógùn kọ ma fi sínú ṣẹ́rí pè nǹkan dé ọkàlẹ̀ olókùn lè jẹsàárì ó fẹ́ kúrú bèjì sínú omùmí ẹjẹ́ múlé oríkà iná ni jẹmáà ẹjẹ́ kí a kagbẹ́s islamu yìí simple. sí àrí gbogbo àwọn tí ó ń tàn wá tí ó ń pè nǹkan míì fún wa yìí tó bá jẹ́ pé tí ń sí àwọ̀ ọmọ sí ẹni abáfẹ́ ń sòdodo àǹkú ọ̀nà ń kú babaláwọ̀kọ̀ yóò kú tọbọ́lọ́gbọ̀ ibi táwọn èèyàn tó wá

ìtìkáfù eh, eh, eh, tínú Ramadan ni so a máa ṣe àwọ̀ ọ̀kọlùwà fún ọlùwà ẹ̀dẹ̀ gba sùúrù pẹ̀lú ogun tẹ́ sàlàyé 21 days ni a lò mẹ́ so abẹ́ kọ́tí wọ́n sì máa gbàgbé oúnjẹ wá fún àwọn ẹni ọlọ́n torí à ní wá kí jẹma mọ́sílásí torí pé ọlọ́n la fẹ́ bá sọ̀rọ̀ àwa sí kọ́tí wọ́n fẹ́ gbóúnjẹ fún àwa wọ́bà tí ẹ ń tẹ́lì ṣé wọn ò rí bọ́ọ̀lù olù jẹmáà ẹjẹ́ lọ́lọ́ jẹmáà ẹjẹ́ adọ́lọ́ ma ẹmẹ́dì wọ́n tàwà máa lótìtọ́ tọ́lọ ń bá mú tí ó se kèèyàn wá ìní ọlọ́run sáájú kí nǹkan yìí ó tó dé iná ènìyàn ti máa ń pàásì bẹ́ ẹlùmí ìbẹ̀nu wa bá ṣe wáyé tí nǹkan kan ọ̀bá kan ní ìbànújẹ́ bí ìmáàmù maka ní mánìrí ó ṣe rí tí ó dùn bẹ́ ẹlùmí tí bẹ́ ewé ẹwò sars ṣebéyàn tó lè túbá padà tẹ́rẹ̀tẹ́rẹ̀ tí ń gbọ́bá àwọn nù ṣebéyàn túbá padà no problem jẹ́mà tó bá fún gbogbo àṣíwà mọ́sálásí ẹni kẹ́kọ̀ọ́ pàǹkẹ́kọ̀ọ́ mọ́ lọ́n bójú wa sí ríkọ́ ní orí káà pàǹkẹ́sẹ́ gbọ́ lọ́n gbà tí pé ọ̀rọ̀ wa nígbà ibẹ̀ ń lọ bí ẹ̀sí ti wá èyí ọ̀rọ̀ mi láàrin bí ọgbọ̀n ṣẹ́jú pà ah, ó kò sínú ọpọlọ àti ẹ ń gbẹ́bẹ̀ wípé wọ́n máa ń mọ́ ma wọ́n wà lọ pa ní àbá pa wọ́n fẹ́ jẹ rẹ̀ wọ́n àlówó wọ́n ọ̀gbọ́rí mọ̀ ń kọ́ àwọn ọmọ tí mọ̀ ń kọ́ lọ́dọ̀ kan ní sọ̀rọ̀díyà ìkánwárí ustaz ah. man huwa al-ju insanun hayyun ti mín so ma um, ń sọ̀rọ̀ ṣe bí ma ń sọ̀rọ̀ ṣe ma ń bínú mọ́ sí àwọn ọmọ báyìí pé ebi tó ń bí gẹ́ ebi lè mí gẹ́ torí bí mo ti wá ebi ebi ebi gẹ́ ló ń bèèrè pé kí ní jẹ́ bí kọmọ wàláhì kọmọ ọmọ yẹn sì ìbànújẹ́ mú ó sàfẹ́ mọ́ ó náà sáwọn pẹ́ sílẹ̀ àwọn tí wọ́n mẹ́ sọ pé jù jù jù mọ́mọ́nà jù kí ní jẹ́ jù kí ní jẹ́ bí bá ṣe máa bá lọ rí àfítà bá ṣe ń jẹ́ o

wọ́n mọ̀ ti pínwò àti ẹkún wọ̀n mọ̀mọ̀ tí a fọwọ́ ṣe pé ìdókọ̀lá fún fún àráyè mọ́ gbogbo àwọn gìrìgìrìgbè kí lọ́pẹ́lá nígbà wàsáso nígbà wàsáso àti tí ìbọ́lọ̀n lò àti wì lálìkì àmá jẹmẹ́ ẹ̀dí agbó dédé o ìbẹ̀rẹ̀ wà awátawásì ti káf kájọ kálékún ní ìbọ̀lọ̀n ọba najú ká sọ́ra níbi masọkúsọ mọ́wàrọ̀ àwọn obìnrin kí wọ́n jọ ẹ má fi ìtìkáàbù ṣe mẹ́jìmọ́wùl bahrain ibi omílá méjì ti pàdé àgbọ̀rọ̀ mọ́ pàdé pẹ̀lú ọ̀rọ̀ tọ̀ kan wà àti tí ó kan wà gbogbo ẹ̀ mọ́ra wọn kẹǹkà jẹmọ́ ẹjọ́ ẹ̀dàkan ẹ̀dàkan awá obìnrin iṣẹ́ ìtìkáàfù yín ó tún ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí pípọ̀ nú kódà báyìí táwọn obìnrin sì tìkáàfù bọ́ bá ṣe rí ọbalẹ̀ tó fún èèyàn lọ́kàn tọ́bá oṣù kan èyí ó tún ẹsẹ̀ máa tó fọ́ tọ́kọ bá jọ́kọ̀ gidi kọmọ́dì ọ̀rọ̀ mọ́ tọ́kọ bá jọ́kọ̀ gidi gan ibá jẹ́ mọ́sálásí àwọn ọmọ àṣálẹ̀ wá báyí a máa pariwo náà wípé ẹ̀dàkùn ẹjọ́ ẹ̀dàkùn ẹjọ́ tí ìrìn rí pé ìyàwó òun tó bá ti dé báyìí bákan náà ẹ̀sì sọ́rọ̀ yíó obìnrin ẹmọ́wọ̀ ọ̀kú ọ̀ láàrin ara yíó ó ní tẹ́yìn náà lè rí nínú ara yí ní láàrin obìnrin sóbìnrin náà ẹ gbọ́dọ̀ máa wo àwọn abìkan lára o gẹ́bọ́ sí wà pẹ̀lú àwa ọkùnrin náà ọba kan ní èsìn táwọn ẹ̀sẹ̀ ìtìkáfù bá a ṣe ń bí ọ̀nà nù tó pé ò wa ẹ ti bẹ̀rẹ̀ báyìí náà o wọ́n rẹ̀ gbogbo nse to ṣe tó ráyè sí ìtìkáfù lọ́dún a ń ṣe ìtìkáfù lọ báyìí mẹ́jẹ̀ wó ti ìtìkáfù bí alọ́ọ̀tẹ́ ó ní ẹníṣọ́ ẹ̀ṣùrù ẹka fún 30 minutes kẹ́lẹ̀ ọ̀kan fi rí wọn náà ni ẹ̀dá because ọmọ ọ̀sán lè parí àti wọn tó tọ́bọ̀ ah, ẹ̀ẹ́sì ojú wọn náà ni ẹjẹ́ wórí ọlọ́dàkùn mẹ́sì bẹ́ẹ̀ fọwọ́ dákùnjọ wọ́n lára ní kẹsẹ̀ rẹ̀ jẹ́ á tún sọ ẹrù kààyè ìyọnú rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mẹ̀ gígùn bí haqila haula wala quwwata illa billahi <coughs> وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعلنون ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسلما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضيات عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا لقد دخلنا في العشر الأواخر لرمضان هذا العام فنسأل الله تعالى يوفقنا فيه بأعمال يرضي بها عنا فولا ذلك قدير أمتنا كان نبينا صلى الله عليه وسلم قد سن لنا سنة رشد وسنة خير فكان إذا دخل العشر إذا, إذا دخل في العشر الأواخر اجتهد ما لا يجتهده في غيرها جاء هذا من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل في العشر الأواخر يجتهد كان صلى الله عليه وسلم في الأشهر الأواخر ما لا يستهد في غيرها وهذا الذي جمع حديثها أيضا قالت كان النبي صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليلة وأيقظ أهلا وقد أكدت هذه النقطة زينب بنت أم سلمة رضي الله تعالى عنهما وارضاهما قالت لم يكن صلى الله عليه وسلم إذا بقي من رمضان عشرة أيام يدعو أحدا من آل بيته يطيق القيامة إلا أقامه أمتنا قال بعضهم بأنه شد مئزره بأنه اعتزل أزواجه مقبلا على الله سبحانه وتعالى وقال بعضهم بل هذا كناية عن الجد وقد أتى بعضهم بدليل من كل شاعر قوم إذا حاربوا شدوا مآزرهم عن النساء ولو باتت بأطهار ولكن لو قلنا بأن هذا على الحقيقة وعلى المجاز معا فبها والنعمة فنقول كان يعتزم نساءه لأنه جاء في طرف ما طرف هذا الحديث كان صلى الله عليه وسلم إذا دخل عشر واحد شد من إزاره وأهل ليله وأيقظ أهله واعتزل نساءه فإذا فصل الحديث بالحديث فذلك أولى بغيره أمة الإسلام وما هي السيارة التي يدرس صلى الله عليه وسلم جميع عباداته فيها في هذه الأيام ألا وهي الاعتكاف كان رسول الله صلى الله عليه وسلم يعتكف في العشر الأواخر جاء هذا من حديث ابن عمر وجاء من حديث ابي سعيد الخدري وجاء من حديث ام المؤمنين عائشه رضي الله تعالى عنها وارضاها وقد اعتكف ازواجه بعده واعتكف ما واصحابه فاذا قلنا بان ازواجه اعتكفن بعده هذا دليل على عدم النسخ فان الاعتكاف باق في هذا الدين أبد الآبدين أمة الإسلام ما معنى الاتكاب في اللغة العقوف على شيء واللزوم عليه أما في الشرع لزوم مسجد لطاعة الله فإذا كان لزومنا للمسجد طاعة لله سبحانه وتعالى لا بد أن نفقى هذا قبل دخولنا معتكفنا أيها المعتكفون فمن أراد أن يتكب لله سبحانه وتعالى فليعتكب في مسجد فإن كان ممن تلزمه الجمعة فليعتكب في المسجد الجامع حتى لا ينقطع اعتكافه عند قوم كما أشر إلى ذلك إمام مالك وإمام الشافعي رحمه الله تعالى أمتنا فربنا سبحانه وتعالى أذن لنا أن نعتكف في المساجد كلها وقال سبحانه وتسامى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيه من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله والسلام على عباد الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم في السر ولا قال الله تعالى يا أيها, يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام فمن اعتكف لله سبحانه وتعالى فإنه لا يأخذ من معتكفه إلا لحاجة الإنسان إذا أراد دورات المياه أو كان بردانا ويريد ما يدفع به برده فإن له أن يخرج لهذه الحاجة وكذلك المعتكف لا يأخذ لعيادة المريض ولا لشهور الجنازة إلا إذا اشترط هذا قبل دخوله معتكفه لكن إذا تحتم عليه الأمر إذا كان في ذلك صلة لرحم فإنه جاز له أن يخرج أما هذا الاشتراط أصله من حديث الدباء بنت الزبير ابن عبد المطلب في حجتها لا فإن لك مست فإن لك على ربك ما استثنيت الحديث أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى قد كان له في كل ليلة من هذه الأيام المباركة اتقوا من النيران وساروا فبادروا بالأعمال الصالحة بالأعمال الصالحة في هذه الأيام واجتهدوا في العبادات خصوصا من اعتكف لله ومن لم يعتكف فليتذاكر فل فليدرك ما فاته بعدم اعتكافه في طريقه في بيته نكثر من تلاوة القرآن ونكثر من النوافل ونكثر من جميع أنواع الطاعات في هذه الأيام المباركة فنسأل الله تعالى أن يجعل وإياكم من المقبولين في هذه الأيام وأن يجعل عملنا خالصا لوجه الكريم وهو على ذلك قدير وبالإجابة التدير أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلة صحية ثابتة من نسي الصلاة علي خطئ طريق الجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا